الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ibiti aba alaye wade ona ni lori kinan kini ashirkul akbar àti kí ni àwọn onírànà shirkul akbar tí wà so a shirkul akbar oná ni ẹbọ léyìí tó tóbi tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí kéèkì ń forí jí ẹni tó bá ṣe wọ́n ni a shirkul akbar a dẹ̀ ti wáwọn examples tó pọ̀ kí ìtànkù ní ashirikul akbar samurilli ni wípé kíyàn gbé nǹkan tó jẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kíyàn gbé fẹ́lómi dẹ̀yàn ọlọ́ọ̀bá bóyá dùá ni ọlọ́ọ̀bá ní kàrí ẹka máa pè ká máa pè ẹlòmí dẹ̀yàn ọlọ́ọ̀bá bí a bí al èyí ò gbọ́dọ̀ fún ẹlòmíndẹ̀ yìí ọlọ́wọ̀n kí wá ní kínáǹpé aburú tó alágbára àti kí ni àwọn orípa tí ó dá tó wà níbi ashirukul akbar ó ní pé ashirukul akbar yusabbibul khuluda ashirukul akbar yóò ma ṣe sábàbí kí yẹn ṣe gbére núná tí yẹn bá kú lórí ẹbọ yóò ṣe kí ni kí yẹn gbére nínú náà

lọ́rọ̀ ẹbọ yìí because ọlọ́ọ̀bọ̀ kí ń foríjì gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́bà mọ́ foríjì gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́bà mọ́ foríjì tó bá wù ó lè fi àjẹyàn lórí ẹ̀ṣẹ̀ yẹn tí ẹbá kú lórí àmọ́ bẹ́yìn bá ilé kú tó sì ń ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kí ó lágbára gan ni o ọlọ́ọ̀bà sọ ní Qur'an innahu man yushrik billah dájúdájú ẹnikẹ́ni tó bá lè kú <coughs> alhamdulillah dájúdájú ẹnikẹni tó bá lékún tó dẹ̀ ń ṣe bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala faqad harrama Allahu alayhi al-janna dájúdájú ọlọ́ọ̀bá ti ṣe al-janna ó ti ṣe ní ìwọ̀ fẹ́nibẹ̀ wa ma'wahu an-nar ibitẹ́ ni ló jẹ́ pé tíyàn bá ní kí ẹ̀rọ ní sí dáadáa èyàn ó tún ẹrù ìyàwó látàáyé yìí kò tó di pé yẹn ó sínú sàárì tó bí tíyàn bá lè dákẹ́ tíyàn bá lè paná tánwà túrú ẹrù ìyàn tánwà bá ẹbọ́n bẹ̀ ni inú náà tálé yọwọ́ yìí kìkí ń ṣe náà ìṣáná àbí na láìta kékeré pé báyìí àbí tẹ́ bá ń sọ̀rọ̀ iná iná ọlọ́ọ̀bá fún àrẹ̀sùbáhánwà tààlà tó

ní ìsìn báyìí oníkà àwọn èèyàn pọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ tó bá ń sọ̀rọ̀ nípa níbi tí ò sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọba má nínú ọkàn rẹ̀ lómi tẹ́lú bá ń sọ̀rọ̀ náà yóò ní pé kí ni iná tó bá padà jómi ìyẹn ti sọ fún mi dáadáa ní tí mo ti gbọ́ dáadáa rí ibi tí náà tó bá padà jómi dáadáa yóò padà mọ́yàn lára náà ní bá padà wọnú náà yóò padà mọ́yàn lára náà ní jari àbíkẹ́ lómi máa sọ wípé kí ní ka ápùpọ̀ nú náà sì asápọ̀ mẹ́ jíkájọ wọ́n àbíkẹ́lò mi mọ̀ ní pé kí gbogbo ìtẹ́ ń jàmọ́ ara yìí ẹ̀kàn tí àjẹ́ra yìí ẹjẹ́ gbádùn ayé ara yìí ẹgbádùn ayé ara yìí fa tó tẹ́ bá padà kú tó bá díjọ́ tó bá ní òsì ní mọ́ńkọ́ ó kàn lúzọ̀ ọ̀nà méjì ni àlìjẹ́nà tó sọ àpàdàjọ wọ́n náà ni tó sí tó fẹ́ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tó ń tọ́ka lórí pé kò sí oníkálukú ayé ti gbé wa lọ odù ayé odò ada ada adi adi ase ase ó ti gbé wa lọ ló fi ṣe kí tẹ bá dáwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́rẹ̀ tí wọ́n ń ṣẹbọlé ní ẹ̀tẹ́ bá ní kẹ padà lọ tú sí dẹ́sàlẹ̀ kòkò kò jú pé ayé iná lọ ní èyàn tó wó sọ̀sọ̀ tó mórí èyàn tó gé e, kí ní ó fi ṣe ẹbọ ibi ẹbọ ní padà lọ ó fẹ́ lówó náà sáà yóò wá gé orí yẹn ó túnmọ̀ pé ẹbọ lòun fẹ́ lọ fi ṣe wọ́n wà lọ́wọ́ fi sa ogun àwọn àdìjànú ni wọ́n bẹ̀ lọ́wẹ́ kíníkà kìníkà wọn náà bá kò àwọn nǹkan pọ̀ tàbá tí wọ́n bá kò àwọn kíní pọ̀ yóò abẹ́rẹ̀ sí ni máa lówó ó mọ̀ pé òun ó dẹ̀lẹ́bọ̀ yóò ní àwọn nǹkan tí ó mọ̀ sa àdìjànú nínú àwọn nǹkan ni èyàn tó lọ kí náà pè tó lọ sọ́dọ̀ àwọn bàbá kan kí wọ́n bò ń wé ẹni eh, tí ó jẹ káwọn yẹn máa wá síbi ṣọ́ọ̀bù wọn awéẹrù àbí kí náà ń pè kíní tí wọ́n rí mẹ́lẹ̀ tí wọ́n fi kọ́ tí èyí tí ó mọ̀ kán tó tó tó lókè báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe bí nítorí owó náà ni abáyàlómí mi kan mo

tákú gbogbo alámàrí wá akúlé ọlọ́ọ̀bá lọ́wọ́ bá ike ìwọ́lọ́ọ̀bá ìwọ́lókú dámi ẹ̀yìn ó ti tàn ìwọ́ló dámi so kò síbòmí tí mo fẹ́ sá lọ fi báyà lọ tí ó jẹ́ ká jìnà sí ẹbọ gbogbo onírànyàrá ẹbọ because ten bá lè kú lórí ẹ̀ hey subhanallah ọlọ́bá tó sọ́lọ́pọ̀ alẹ́bí sallallahu alaihi wasallam wa man laqiya Allaha yushriku bihi shay'an dakhala an-nar ẹnikẹ́ni tó bá di pàdé ọlọ́ọ̀bá tí wá ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá pẹ̀lú kẹ́kẹ́ òsìbóṣe lè kéré tó

gbogbo táwọn tán ṣe bọ́ tọ́rù bí àwọn sí níṣẹ́ àwà kọjú sí báyìí àwà fẹ́ dánà gẹ́gẹ́ bí bàtàtẹ́gùn bá fẹ́ nǹkan tó blò gbogbo ẹ̀ dánà bá ṣe ṣe sí iṣẹ́ wọn yẹn Ànábì ti ta'ala ana aghna shuraka'i an shirk èmi Ọlọ́run bá ní mo fi ń gọ̀gọ̀ kó níbi kí man amila amalan ẹnikẹni tó bá ṣiṣẹ́ kan fihi ma'i tó wá ń fi ẹlòmí kẹgbẹ́ pẹ̀lú mi ọlọ́wọ́ bá tó fi ẹlòmí ìṣẹ́bọ pẹ̀lú mi ọlọ́wọ́ bá tààrọ́kùtúhù wà ṣirkahu àtòhun àtẹbọ rẹ̀ máa pàtì nínú àwọn ètò ẹ̀tún ẹ̀tún àmọ̀ nínú onírẹ̀ ẹbọ tó wà léètò ṣe pé òun tó kéré sálà ọkọ̀ yẹn o ni ashirikul asgar òun tún wálẹ̀ ju ìdí aláwọ̀kọ́ wọn ni ma fi ń pè ní ashirikul asgar ìrìnà ń pè ní ashirikul asgar rẹ nínú ẹni àbúrìyà wọn ni kíyà ma ṣe kárí mi honestly kíyà ma ṣe kárí mi nínú nǹkan tó léwu ni nínú nǹkan tó lágbára ni kíyà gbọdọ̀ ma ṣe hmm? kárí mi kí náà pè ní kárí mi wọn ni kíyà ṣe iṣẹ́ kíyà ma ṣe nítorí pé òun ṣe nítorí ọlọ́ọ̀bá náà àmọ́ tó ń ṣe káwọn yẹn lébà tó máa rí ọ náà yálà ń torí kẹlébà máa yẹ ọ ni àbíkẹlébà máa gbọ́lá fún ọ àbíkẹlébà máa náwọ́ sí ọ tó bá ti lọ́kọ́ mọ̀nà wọ́n pé é àwọ́ àwẹ́lẹ̀ yálà kí bóyá tí bá ah tí bá ti ka Qur'an yìí àyíò bẹ̀rẹ̀ sí ní mọ́ sí kíníkan nínú àwọn àgọ́rọ́ọ̀dù dùnìyàwíyà nínú àwọn kí ni nǹkan ayé nǹkan ayé nǹkan ayé ìtànkù ní káàrí mi ló ló jẹ́ pé èyàn kí ń ṣe nǹkan torí àwọn èèyàn èyàn ma ni kaari lo je pe tọ́lọ̀bá sọ ní ni kurani faman kana yarju liqa'a rabbih ẹnikẹni tó bá ń rí tó bá ń

èyí tó bá gbọ́ eléyìí tó gbọ́ ẹ̀kùn ánìyí tó gbọ́ ikú ìkí ń ṣe ríà bóò ni ó sì fún ọmọ kọrìyàn sí ríà ẹ̀ débi pé àwọn tán kiri àwọn aláàfà lè ní àwọn gangan ni wọ́n fọwọ́ ara wọn kọrìyàn síbi tọ́lọ̀bà òfẹ́ alájí kìníkan ojú kìníkan ojú ṣe kìníkan wọ́n mú 10,000 wá ah, alájí hun àà ah, ah, kìníkan ìgbà wo àwọn náà warrants owó tán sílẹ̀ sí mọ́sílásí kan fi rà gẹ́ sí mọ́sílásí nítorí ọlọ́wọ̀ bá lóyẹ́ kẹ́ fi fi kalẹ̀ oníkálùkù àmọ̀ rẹ̀ pé ah bàbá kí lẹ́yìn báyìí ah wo bá dọ̀lá jẹ́ kí mìíràn kó wá o ẹni kẹta kọ̀rí àdọ̀ kó kalẹ̀ sọ pé alájì kìníkà ló kó kalẹ̀ sọ fún ọbẹ̀ sọ fún ọkámọ̀ ah alájì kìníkà wọ́n kó 10,000 wá wọ́n ní a fi rẹ̀ ní sí mọ́sílásí ni ah alájì kìní eh akírámọ̀kúnmọ̀lá kìníkà eh ìgbà wo alájì hun ah tẹbá mọ̀ wọ́n ni àwọn ilé yìí wọ́n bẹ̀rù ọlọ́run oníwájú kò tó wà orí mọ̀ tánná mo bẹ̀rù ọlọ́run yìí ààrùn ah, èmi náà yìn orí yáwù náà ń kọ ní sí aláàjí ah, ẹ̀yìn yáwà wọ̀láhì wọ́n kan ìntọ́lọ̀ ọba òfẹ́ ìntọ́lọ̀ ah, òfẹ́ ẹbọ́ ni ẹ wọ̀láhì ẹbọ́ ni nítorí bẹ́ẹ̀ ṣe yìí ó ẹkẹ́ ṣe ń torí ọlọ́run nìkan ọmọ tẹ́pẹ̀ lẹ́bọn náà ni àbí nítorí nítorí èèyàn ló jẹ́ pé fásíálì ìyẹn ti kó sẹ́bọ kékeré yóò kí sí torí àwọn èèyàn wọ́n fẹ́ràn kódà wọ́n fẹ́ràn kẹsìmọ́sílásì wọ́n lè wá tó rà ẹ̀dà ọlọ́run kò ní mẹ́kútí rà ogun tàbí ẹbí sọ sallallahu alaihi wasallam nínú àwọn méje tí wọ́n wà lábẹ́ gbòjì ọlọ́wọ́ bá ní yamal kiyama because bá ti di yamal kiyama oníkálùkù dìde nínú sàárè a sì dúró báyìí wọ́n wá súnmọ́rùn òun ó súnmọ́ ní tí ò ní ju irin ẹsẹ̀ kékeré lọ àdábìrin ìyàmọ̀ ìfìyàmọ̀ ipé ọpọlọ àwọn èyí ó sì máa sọ bá yóò máa sọ látara tó wọ́n bá súnmọ́ ohun tí ẹmọ bóyún bóṣe jìnà sí wá tó ṣe máa lúrú millions of years tí ń bẹ láàrin àtọ̀wọ̀n tó ti bẹ́ẹ̀ tó wùn bá mú lọ́sàn ó ti ẹ̀ tó wá sí pé tó wùn mú gan

ẹjọ́ ká gbọ́ kí ní ìyẹ̀dàdà kò sí tàbí gbàmbẹ̀ kókókọ́ ni pé ẹ̀hẹ́ àwọn ẹ̀mẹ́ ti yìí wọ́n láìkẹ́ sí orí kókó kókó ni pé tí wọ́n ni pé wọ́n fẹ́ ra nǹkan ǹgbà mọ̀ bá ti lọ báwọn àfáà yìí náà àtẹnujẹ òsì yóò jẹ́ gbádùn gbogbo àwọn ọmọ wípé ah, ní ìwọ̀n yìnyìn yìnyìn ká lè ṣe mí ní àtàbá ah, ti praise wọn dáadáa ta praise wọn lẹ́yìn tó bí jòkó yẹ ẹlùmí ọ̀tẹ́ pé wọ́lẹ́ ẹlùmí ò lówó tí ó jẹ ilé o kò ní tí ó jẹ àwọn ọmọ bẹ̀ẹ́lẹ́ tí ó bá délé yóò mọ̀ lùmí ọlọ́mọ lùmọ́ ni o kí ní kan gàrí òṣèlọ́mọ gàrí àmọ́ pèrè gbogbo tó ní kókó wá sátà láàfí gbogbo tó ti kéjọ ní gbogbo ọ̀sẹ̀ kó sàkówá kẹsà lè bá yìí dáadáa

a ti ń tẹ̀lé àwọn àfáì a ti ń láta láti yìí ní ti lé 60 years o fáwọn tó bá ti pé 70-80 ní ti lé 50 years náà tó ti pé 60-70 àsìgbàtà ti wà lọ́mọ kéèkì náà ti ń kọ́ alàṣà látù a sì dàgbà sọ́wọ́ àwọn àfáì náà ni ibẹ̀ láwà ní ní àti mọ̀ kẹ́kẹ́ nínú ẹ̀sẹ̀ rọ̀ bá wọn ìwọ́n tọ́lọ̀ bá jẹ́ kójú ẹ̀ tètè sí kójú ẹ̀ tètè là fún ti ìdàgbàjù mọ́ dúpẹ́ fọ́lọ̀ bá ní o

tí máa kí súrú ìgbẹ́ tí mo lọ yé lọ́ọ̀kan báyìí mọ́mọ̀ òwe pé àbíkí mọ́lọ ní ìṣàlálẹ́ mọ́ǹkà ìgbà olókó tó dìí ṣọ́ọ̀tì fún rí náà tí máa ṣọ́ọ̀bẹ̀ tẹ́ kẹmọ̀ yìí pé ṣọ́ọ̀tì mọ̀ ń gbọ́ tí ó sì Allah Allah Allah ah ṣọ́ọ̀tì ò sí rí náà ẹwà díbẹ̀ tẹ́wà ara wọ̀nyá ìtí mú

kí ni wọ́n lọ́nà tààrà rẹ̀ wọ́n láyé yìí lọ tààrà ní wọ́n láà ẹsẹ́ ọlọ́wọ́lọ́ kìdíkẹ́ bẹ ẹwà lọ fi tí ẹ ẹgbọ́yé simple principle bẹ́ẹ̀ ṣe wọ́n jọ́sì fọ́lọ́wọ́lá ẹgbọ́yé ẹgbọ́yé títí ìmọ̀fẹ́ sí lọ́wọ́ ọba ó gbùdọ̀ sí bá lẹ́bí ṣe mú wá ní ẹ̀dẹ̀ ló fi tí ẹ̀ láti láti ẹ̀ fọ́gbọ́yé àṣẹ ìkọ́ ti kó báyé wọ́n lọ́ọ̀lẹ́ kí ẹ̀mọ̀ sọ ẹkùn ní kí ẹ̀mọ̀ kadà wọ́n bí i èmi lẹ́yìn tí tẹ́lẹ̀ lórí lọ yìí ìsì tún mọ̀ kankan bí ẹ̀sìn ọlọ́run náà ṣẹ́rí ló jẹ́ pé ṣẹ́rí ètò bá ti bẹ̀rẹ̀ sí mọ́ kọ́lẹ̀ pẹ̀sìn ọlọ́run bá the more you know the more you know you don't know n tó wà níbi ọ̀rọ̀ ìsìn yẹn bó bá ṣe mọ̀ bẹ́ẹ̀ ló ah mo ti jóná tó bá mọ̀ nǹkan tó ti nígbàtí wà lọ́dí tó èyí ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí máa happen and a ọmọ yìí ó ti bẹ̀rẹ̀ sí máa mójú pẹ́sìn nígbàtí wà lọ́dí tó èyí ẹ̀ kìí kẹ́ 2 years ó ti ní àwọn àhàdìdì tí ó ti ha sórí yóò ti pọ̀ ẹwà àwọn tẹ́ ìkẹtẹ́ kí tó bá tẹ́kẹ̀ sọwọ́ sọ́dọ̀ àwọn tẹ́kẹ́ mú mójú tó wọn ìmí kìí ha jíjú àmà yóò ti ha tán nọ́bì gẹ́ nìyí láwọn ìjọ pé wọ́n jòkó tí ẹ̀sìn dáadáa kọ́mọ tó pé 13 14 eh,

ní tó wá jẹ́ kókó ní pé àníbò ní ó ṣe sí náà bá tí ṣe tó nílé gbẹ̀sìn ẹlọ́wọ́ rẹ̀ nítorí ọ̀ká mọ̀ mójútó ní ẹjẹ́kùn jí ká yé ṣe ìjọsìn nítorí ẹlòmíì nídé ní aláàmá ẹjẹ́ apákì kò ṣàǹfàní fún wa kí ṣe láyé ní ẹ̀kọ́ àti ìyàmà ìkìyàmà ká tó parí kẹta fún wa ní hadífẹ́ ọ̀kan ẹbí sọ sọ́mọ̀ àṣọ àti pé kẹ́ àkọ́kọ́ olè <clears throat> tó ṣe pé ó nímọ̀ mm, ó nímọ̀ ó lọ wá ìmọ̀ ó jókòó tí mọ̀ gẹ́ àmú wá ìmọ̀ yẹn nítorí káwọn ẹni bàbá pè ní àwọn ilé ìmọ̀ ìmọ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ dúó níbi tó bá ti wá di yàmù ìfìyàmá wọ́n wà pé onímọ̀dé wà bí yóò ní ni kí ni ìdí tó fi wá mọ̀ yóò ní mo wá mọ̀ kí ní bá mọ́ kí sí wọ́n lọ́wọ́ kí ní wọ́n kíkẹ́ àyẹ̀sí bí ẹ̀sìn ọlọ́ọ̀bá àwọn olóòní kàdáptà ó ti parọ́ òkúgọ́nyọ́ ìnáma ka alamta ìdí tó fi ní tó fi lọ wá mọ̀ òní tó tẹ́lẹ̀ bàbá ní pé àfá ní ẹ́ àwọn àfá gbà ẹ́ àwọn àfá ìdí tó fi wá mọ̀ fàkọ̀dìkíìlà wọ́n sì ti sọ láyé àgbò sọ́ sí wọ́n ti sọ

tí ó kò tí wá dé ìbáyẹn ó sí nítorí ẹlòmí àdẹ́lòmí ọkàdà àmọ́ náà ni àyàkàdà à ń pèsè ìwò ògbà pèsè náà àmẹ́lòmí ọkàdà lùzọ̀ ọ̀nà méjì ó sí ẹsẹ́ sí ó sà se kẹ́lẹ́bà mọ́ ó yẹ kí mọ́ ti máa ṣe kíní ó yẹ kí máa ó yẹ kí máa in ti wákàtí rẹ̀ náà ẹlùmí òkúra yẹ̀ta tó rán ọlọ́tọ́ tó máa fúṣẹ pé ó yẹ kí ó náà ti máa ṣe kíní mọ́gbà takú ó yẹ kí ó náà ti máa ṣe kíní hìí mú jẹ́ ká kó bọ́ ọba mú jẹ́ ká kó bá ìkìyàmọ̀ rẹ̀ ọlọ́run wà sọ sínú náà níṣẹ́jú àwọn ìwà ẹ̀kẹ́ ó yẹ́ dá ìdá sínú náà ọlọ́run wọ́n òkú ní tẹ́ láyé nínú ọ̀nà tó ṣe kí wọ́n ná sójú ọlọ́ọ̀bá ẹnìkan million amọ́sájú bẹ̀rẹ̀ 10 million ẹ̀kẹ́ fáwọn jẹ̀má kí náà ní ṣe mọ́sájú wọ́n ní ìpínlẹ̀ kan èrò ní 100,000 ó yá ẹgbà ó wá ń ṣe nítorí kan lè bá mọ́ respected àbí kó náà lè bá níṣẹ́ nínú mọ́ṣáláṣí àbí nítorí kó lè bá lẹ́nu àbí káyẹ̀ mọ́ ni wọ́n sì pé bàbá yìí àwọn àfáà yìí náà yá ti yá ti owó sínú mọ́ṣáláṣí kò sí tó fún fi sí yamani kìyàmà wọ́n wà bèèrè sí pẹ̀sọ̀ lọ́wọ́ rẹ̀ ó wà ní ọlọ́mọ náà nítorí rẹ̀ ní ọlọ́ni irọ́ ló ń pa òpùrọ́ ni ọ nígbà tó ná ìgbà tó kọ́ mọ́sálásí kalẹ̀ ńláńlá ó mọ́mọ́ lọ kọ́ mọ́sálásí kan ó kọ́ káwọn yẹn nígbà mọ́ náwọ́ pé ìwọ ni ó kọ́ ni kọ́lìbà wà rẹ̀ fẹ́tì ẹ fàkọ̀dì kí ìlà sí wọ́n ti sọ wọ́n ti sàbí wọ́n ti sọ

tó ń bí ọlọ́ọ̀bá kó dẹ̀nu kó sọ ẹ̀sìn wa ìfọwà kókó oníká kú káàsì kú kẹ́sìn wá wá preserved ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ preserved káàfi kú ní o àbúrò jẹ́ kí n kẹ́kẹ́ kó snatch ẹ̀sìn yìí kókó tó jẹ́ kí ìpìlẹ̀ ẹ̀sìn yìí kó snatch ẹ̀mọ́ alọ́wọ́ àbí ọlọ́ọ̀bá dákọ̀ sọ akọ́lọ̀wọ̀ ṣètọ́n àti àwọn ọmọ ayára àtàwọn ọmọ ogun wa wà nínú وهذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وسبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم مالك السلام nípa àríyá ìpẹ̀lú ṣé tí èèyàn bá wá ń ṣe ìbádà kan dákúnlé ẹ̀dùn àwọn tó wá ìbéèrè tó dẹnu ọbẹ̀rẹ̀ yẹn wọ́n ní nínú pé bóyí ò fẹ́ kó sí rí ẹ̀fẹ́ kó sí ṣe àrí ní àbíkẹ́ àrí ní mo wá ń kí ìrànlọ́wọ́ bí àpẹẹrẹ bí tí mo ti ń kí ìrànlọ́wọ́ ma rí káàyẹ̀ tán wọlé àwọn ń wò mí pé àfá yìí mọ̀ kí òun sí ń ké fáfí àwọn bó ṣe straight bó ṣe òkú bó ṣe dán mo wá rí pé kí ní ẹ̀sìn abẹ́mọ wá sí lọ́kàn pé àwọn ti ń wò mí mo fẹ́ mọ tó lòmí sí ṣe tí wọ́n wà níbi pé kí mọ́ fẹ́ kó sí ìyá ní kẹwàá stop ìbádà yẹn rárá ògùdọ̀ stop ìbádà yẹn ògùdọ̀ stop báyìí ó gùdọ̀ máa bá kí ní ẹ̀jà ni ẹ́ lóòtọ́ ṣe tọ́nù mọ́ndíwá sí ẹ̀lọ́kàn kódà ó lè mẹ́jẹ̀ ní ẹ̀rùn nìkan ó lè drop owó báyìí kí ṣe tọ́nù wá fẹ́ pé àwọn ah, èèyàn ti rí ọ kò tó wá fẹ́ drop mọ́ ara ìwọ̀n in tí èèyàn ṣe ní pé èyí mọ̀ bá ṣe ìtọ́nù jà kódà tó yá kí bí a túbọ̀ sí ẹ̀jẹ̀ kí ní ìyẹn bá ṣe ìtọ́nù jà ni ìyẹn ní ọ̀rọ̀ báyìí ìyẹn ń jà ṣojú ọ̀rọ̀ mọ́ ọ̀bá ni ṣe tọ́nà wọ́n bí wá pé egbò wọ́n ti rí ẹun bó ṣe kí ní wọ́n ṣe ń ka fàtíà báyìí egbò wọ́n ti ń wò wọ́n ti ń wò ọmọ fàtíà kàgà wọ́n ma ṣe dáàbò rẹ̀ ma bàjẹ́ ní gbogbo tó bá lágbára náà ma sọ rárá ní kí tùrẹ́ ma káàkiri ma káàkiri tí a kí fíà ó lè àwọn òdòdó ní ṣètọ́nà wọ́n ma lè ṣètọ́nà ẹ̀lọ tó bá ṣe tó àtọ́bí kírù tán ò ní àmọ́ ibi tí problem ti wà ní pé bó ṣe gbé wọ́n ti wò mí wọ́n ti wò mí àbí ẹ̀hẹ́n ó wá sọ méjì fún ṣe ìtọ́nù sórí ìrún tó kíyẹ ò kọ́kọ́ níládà rẹ̀ látòkè délẹ̀ nítorí tí rí àwọn ṣe àpàdà sàlàyé wájú ó ní pé ó mọ́ ń ba iṣẹ́ tó bá kó sí yẹn ó mọ́ ń ba jẹ nínú ọ̀nà tó wá ní pé ṣe rí kí ẹ̀ tó wá máa sá fún ríyà ríyà ni ẹ máa wọ́n lómi ò kò wá ní fẹ́ kírun àbí ẹlùmí ò fẹ́ máa sá fún

هو الله أعلم السلام عليكم ورحمة الله وبركاته